بعد الرسل أكبر وأكبر وأشهد أن لا إله إلا الله شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبو القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله بل هي وصيته للأولين والآخرين قول الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام إن الله سبحانه وتعالى ذو رحمة واسعة وقد عامل جميع خلقه كافرهم ومؤمنهم وكافرهم قد عاملهم الله سبحانه وتعالى برحمته الواسعة كيف لا وهو القائل وعز من قائل وسعت رحمتي كل شيء وسعت رحمة ربنا سبحانه وتعالى كل شيء فقد سبق أن ذكرنا أن ربنا سبحانه وتعالى خلق مئة رحمة كما صح هذا عن رسول الله صلى الله عليه وسلم وأنزل منها رحمة واحدة وحبس عنده تسعة وتسعين رحمة ومن تلكم الرحمة أي الرحمة الواحدة التي أنزلها الرحمن نتراحم فيما بيننا ولكن هذه الرحمة لا تقع إلا في قلب عبد مؤمن تقي عارف بالله سبحانه وتعالى على نهج رسول الله صلى الله عليه وسلم وعلى فهم صلة هذه الأمة أمة الإسلام رأينا أجائب من تواريخ هذا الدين ومن صلة هذا الدين كنوز لا تقدر بثمن من تلكم الكنوز ذكرنا فيما مضى في الخطبة القاضي الماضية ما جرى بين رسول الله صلى الله عليه وسلم وبين قاتل عمي حمزة وحشي ابن حرب ونريد أن نقارن بين ذلكم وما بين ما حدث بين أبي مريم السلولي الحنفي وبين أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى أرضاه حين كان قاتل أخيه زيدا إن قاتل أخيه زيد ابن خطاب هو هذا الرجل أبو مريم السلولي أمة الإسلام نريد المقارنة بين هذا وذاكم وأننا نريد أن نثبت أن الله سبحانه وتعالى بنى جميع المعاملات دنيوية كانت أو أخروية على أصلين رئيسيين المحبة والرحمة فإذا فقد أحدهما أل يتحتم فقدان الآخر ها ومن حول أو حول هذه النقطة العظيمة ندندن فقال فرما بعد سبحانه وسلم قطر لكنيك رات غرفان النبي صلى الله عليه وسلم أن ترى بنات لما يكمبوا قالوا بان لكم كان النبي وبنسى لكم لاري àti àwọn ilé àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama ẹ̀mì àníwẹ̀sìn mú ń fi àṣìkòrán létí ìbẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala gẹ́bí òṣèrè rẹ̀ létí ìbẹ̀rẹ̀ anítàkùnlọ ẹjẹ́ akọni ọlọ́run eléyìí náà ni tọ́lọmọ bá fi bá wọn tọ́lọ sáájú wa sọ̀rọ̀ onú fi bá wa náà sọ̀rọ̀ pé ká ń bẹ ọba dẹ́dà nínú àdánìkànsí rẹ̀ kọjú ọkọ̀ dákun àtàwà àtẹyìn ìbẹ̀rù tòótọ́ tó jẹ́ ìbẹ̀rù tí ó yọ̀nú sí táàfi sórí láyé àti ní gbangba alìkíyàmà ọlọ́njọ́ jàrí mọ́sàásí rọrùn fẹ́ nìkọ̀ọ̀kan wa a lágbára táàfi lè máa sin tí Ọlọ́run bá ń a léte táàfi ní débi nǹkan tó ń fẹ́ àfi kó fi àsìkò ń gẹ níbi ìtàkọ́kọ́ kọ́ sọ wa níbi tẹ̀kejì bí haqqi la hawla wala quwwata illa billahi al azim jama'a ní ìjẹjọ́ sáájú ìjẹjọ́ fáwọn tàbàjọ àbí ìjẹjọ́ in ta fẹ́ fàyọ afẹ́ mẹ́ntín jẹ́ mùsùlùmí abùkátà àkámà nítorí wípé ọ̀lá tó ń bọ̀ tẹ́lùmí ó tó wà ṣùgbọ́n yọ́ mọ̀ ẹ̀ àfà tí ń bá ní sọ̀rọ̀ èpè kọgbọ́rọ̀ sí èébú kọgbọ́rọ̀ sí bọ́bọ́ wá ń sọ bọ́lọ̀ ń se ní ọsọ́run ẹnì kò ní takò afẹ́ tí ó bá yí àfá ń jẹ́ táàfá họ́wà bọ́ọ̀rún ti ẹ̀jẹ́ ẹni ọlọ́run wọ́n máa bá yí rẹ̀ jẹ́ ni wọ́n gbà lọ́wọ́ ọmọ lójijì wọ́n gbà lọ́wọ́ ẹ̀wọ̀ lójijì wọ́n gbà lọ́wọ́ àwọn tí wọ́n dẹ́yìn òun àwọn náà mọ̀ wá sún díẹ̀ díẹ̀ díẹ̀ ọjọ́ tí wọn ní òsìkí ni yóò bàdí ilé ìdí ọ̀rọ̀ tọ́jà látẹnu asma bintu bakir fún hajjaj ibn yusuf nígbàtọ̀ pa abdullahi ibn zubair ọwá ní wọ́n bó ń gbórí rẹ̀ wá wọ́n wá gbé orí rẹ̀ wọ́n wá lọ gbé bá ìyá rẹ̀ ayé ọmọ mi lọ bàjẹ́ òun sì ti bọ̀rún rẹ jẹ́ ìdán ìdúródé labùkátà àwọn àsìkò tá wá wáyìí ayé gan fún rẹ̀ ní ìdíẹ̀ tí ó sóòtọ́ tí ọba kúkó kúkọ máa lọ sínú yọ̀lọ́rọ̀ kọlọ̀un ó sì gbàtà àbà sí bẹ́mà kó kí ni o mọ́ fi ọ̀rọ̀ alìkàmà sí tó jìnà Ukraine àti Russia ní ẹnsìn jẹ́nsì wallahi gbogbo ayé iní ń pàkòrò lámbẹ̀bẹ̀ ìjọba ẹgẹ́lẹ́ o bó ti mọ́ ní ọmọ lórí tí wọ́n bá ń sọ̀rọ̀ lọ́yìn èyàn olé bóòdé lọ supermarketi ní UK kọ́ lọ fẹ́ ra ìgòrò tí a ti stọ́ sílù ìnira mẹ́lẹ́jì lọ báyìí gáàsì ní wọ́n láti Russia oúnkàlùkú manéjì wẹ́rẹ́wẹ́rẹ́ ó ti kán oúnkàlùkú lọ́nà mí orí ìyún láwà China tó dìde olóòlò ní Taiwan oúnkàn wúrọ láti ìjọ iná wọ́n èsì ní yíó bá yíó se máa lọ ti ẹnu se ń lọ náà oúnkàlùkú ń sún lọ náà ni bí agbà àwọn ilé ìkó mbẹ́ se bá se náà sí àwọn tí ó ń ṣe nǹkan ìjọ ogun àwọn náà ni a ń ṣe láti ẹjọ́ yìí wọ́n ní training wọ́n tún náà ní ìtàlọ́pẹ́ báàkì mi àti ìlúgbà báàkì mi báyìí tán ká tún dúó bá náà bá sì kọ̀kọ̀ tán náà bóòlà wọ́n ó ṣe ríta ní ọwà lẹ́mìí wọn ṣùgbọ́n tán sọ fún àní wípé ayé ti fọ́jú pọ̀ níbo nìkẹ̀rá yè jókòó sí wallahi ẹ̀mí mọ̀mìnì ni ta ni ó gbà wípé tí ọ̀bà sífẹ̀ mọ̀mìnìní inú islamu láti rí ìntàfẹ́ fàyọ̀nà tajọ́ ń sọ fọ́ra wọ́n jò ní wípé wọ́n yan mùsùlùmí jẹ tó sì fojú wọn nínú wátájọ wáyé o níjọ Jonathan tí ń lọ rí ìkúnlẹ̀ lórí dìímú ó kúnlẹ̀ wọ́n wá ń gbọ́lẹ̀ lórí wọ́n lò lè lórí kìí ṣe pẹ́sẹ̀ntì àwọn kírísítẹ́nì kìí pẹ́sẹ̀ntì wọn ni ó kó ẹwà sọjọ́ tí ẹnìkan jẹ tó jẹ́ mùsùlùmí tí a dákúnlẹ̀ ní central mosque Àbújá tí mọ́mù wá gbọ́ọ̀lẹ̀ lórí tó ń ti bẹ́ẹ̀ tẹ́ẹ̀bá yí lódí láàárọ̀ wọ́n fẹ́ islamize Nigeria o bẹ́ẹ̀bá yí lọ́sàn wọ́n fẹ́ islamize Nigeria o ṣùgbọ́n bá dẹ́dà ti tú àṣírí wọn fún a wípé èyí tí wọ́n máa ṣe ní ṣe tí wọn wala n tardo anka al-yahud wala an-nasara hatta tattabi'a millatahum ìjọ ọba sọ pé ọfẹ́ fìlì fọ́ọ̀mù kò dí tí ó dí wọ́n yọ̀nú sí ọ ó tún lẹ́nu àlà àti rẹ̀ tó sí ọmọ ìyàwó ajọ́ ń bá ìsìlámù bọ̀ torí kútúbà ò ní ọgbà sùúrù púpọ̀ ọwọ́ àwò pé ah, ibi iṣẹ́ yìí kò sí bí mùsùlùmí lè ṣe tí ó fi dó lórí mẹ́ bó fókọ bó bẹ̀ náà lásìrí kọ́dà federal government ló níbẹ̀ ó ṣe bó ṣe lọ fílì fọ́ọ̀mù mẹ́nu ma ń lọ chọ́ọ̀chì wẹ́rẹ́wẹ́rẹ́ nígbàtọ̀ ara ìsì débi pe kò náà kọ́kọ́ ní tẹ́sì fún kírùkọ́ rẹ̀ ìdí olórí àwọn ni wọ́n mú ní candidate oun kàlùkwá jókù ó bíyìnbìn ló dìde ó candidate ta fún ipo mẹ́rin àwọn afọbajẹ́ ẹbẹ̀ sínú ó ní mẹ́rìnlá ní kílódé ó ní mr lágbájá wọ́n èé ṣe kìrìsìtẹ̀ní ìpìlẹ̀ kí ní ẹ̀dẹ̀ ma muslim láàmù so àwọn ànúkọ̀ òkú lárẹ̀ wallahi bóbin sí sọ́nà àwọn ànúkọ̀ òkú lárẹ̀ níjọ tí bá ti ń gbó ọkọ̀ islam fúdí èyí àwọn yọ ọdún náà bí ọba sì ti lé kọ̀ntẹ́sì kó elé ò tó parí rẹ̀ jímọ̀ yóò rí tayá ẹgbẹ̀ ọlọ́yìnwọ̀ mọ́tò àbítà ti máa sọkún ọlọ́run ìwọlò yí ókè o mọ́ yí ókè sọ ní ó dì fáwà ọlọ́run ìwọlò yí ilẹ̀ o mọ́ lò láńtà wà láti sánmà tó ń tọ̀m bánu pín lágbàjáwà wọ́n ti lò láńtà rẹ̀ awá wò pé mbò ni kò síbi jẹ́ ń gbé lọ kò síbi o ààrẹ kan ni tí ò fóògùn bẹ jẹmọ́ àwọn bọ̀ ibi tá a wípé àwọn kan wò pé bóòlè yóò ṣe sàmẹ́ntẹ́ yóò nífẹ̀ẹ́ inú wọn tí ó dá lójú wọn máa rú báhùn tẹ́ bá lọ church wọ́n máa sọ pé ìfẹ́ ni àkójá òfin ìfẹ́ ni kíni o ìlú tí ó bá sí ìfẹ́ ìlú náà yóò di àorò kan wọ́n máa sọ bẹ́ẹ̀ tí wọ́n bá wá ń sọ bẹ́ẹ̀ ṣe bí láàrin ara wọn ni a ti ń sọ tí wọ́n bá wá ń sọ láàrin ara wọn kágbọ́yé tí kérù bá ń sọ bẹ́ẹ̀ ń sọ láàrin àwọn kérùbù ẹgbẹ́ rẹ̀ kọ̀sọ́ rìdímù tí rìdímù bá ń sọ èyí sọ láàrin àwọn rìdímásì ẹgbẹ́ rẹ̀ kọ̀sán torí wínà tí kánà wínà bá ń sọ kọ̀sán torí wínàsì ẹgbẹ́ rẹ̀ èyí sọ torí wínàsì ẹgbẹ́ rẹ̀ kọ̀sán torí csc bí csc bá ń sọ jẹmọ́ bí wọ́n tún ṣe wárí náà wọ́n ní tìyàn láàrin ara wọn tàbá tún wá kó ń bẹ̀ wọn bí wọn ò ṣe jọ bára wọn lẹ́wà ń sùn lẹ́wà ń dàrú lẹ́wà ń fọwọ́pọ̀ kò sáànú kò sí bẹ̀rù ọlọ́run bá àfáà kan bá lè tí máa sọ̀rọ̀ lọ́nìí sí ìtẹ́mọ́ àfáàwàta tó lè kílẹ̀ tó rí sáwọn hmm, àfáà ń tribal kò ní tíá gbogbo tí wọ́n ń sọ níbo ní ti ń kà yíò ń sẹ́mà ọ̀rọ̀ pé èyàn ní tí èyàn ń ṣe wá sí nìsìn ọmọ tí ó ti gbẹ̀sọ́ ìtàfà <laughs> àdánwò kọ̀mọ̀ṣẹ́ sí ìta wọ́n ń gbé wá fún lójú oorun ní àfáàsúná yọ́ sá wà nǹkan kankan tẹ́ ìrí láàrísá iṣẹ́ ti àmì jẹmọ́ à lè lọ wájú kìí sí pé bá sì máa pààrà lójú kan náà nù lójú kan náà nù ẹ sì fẹ́ ẹkọ̀ ẹ má ti klọ́kì 40 45 50 tọ́wọ́ jẹ́ pẹ́kọ̀ ládùá méjì tí ń ṣe pé ọlọ́run jẹ́ ń tún lórún tí mo lò ìsí ọfẹ́ dìradàdà ní ẹ̀rẹ́ ìkẹ́kọ́ mọ́bà náà fún oòrùn sí ọlọ́nà sọ pé ọlọ́n sọ mi min arúdálì lè rúmórí níbi kí n dàgbà yọwọ́kọwọ́ 63 tó ń tí bí o náà tó sàárẹ́ o salawatu rabbi ń kálukú ilé àtẹ̀ntí òkójọ àtẹ̀ntí ń dàrú àtẹ̀ntí ọ̀dàrú àti mọ̀nàfíkì inú wa àtẹ̀ntí ń lò tọ̀mọ́pẹ̀ ń lò àtẹ̀ntí ń lò tí ọmọ kò wọ́n lò gbogbo àlọ́nà mọ̀ ìkẹ́yì abùkátà káfẹ̀ lójú kádàmà láti gbà Eid sallallahu wasallam wọ́n pa ámú rẹ̀ àwọn kẹ́kẹ́ wọ́n bẹ tó ń takókó ń bẹ kí ìkẹ́ ọ lọ kò ọ̀pọ̀lọpọ̀ ń tán sọ ìlò fi destroy life ara rẹ̀ ohun àti àwọn oníyàjọjà kò sí tàn mẹ́mẹ́ bọ́sílá ìlú kùmán ma mẹ́ẹ̀ lọ ń sẹ́rù ẹ̀ tọ́sọ pọ́hùn lọ tààrọ ma múnà àwọn méjèèjì Inshallah nínú ẹni tí ìparọ́ mọ̀ mọ́ wá ẹ fún mi ní èmọ́ ìtìmọ̀ àwọn abáyín padà doríkodò pẹ̀lú èèyàn lọ́nu orí bàbá òun fún ní kíni ìmọ̀ ìtìmọ̀ àwọn àbáyín padà ọba àbálọ́ ọba yà lọ sekina ma wọ́n tí Lukman sọ ẹgbẹ́ ẹgbẹ́ sílẹ̀ bó ti mọ̀ pé ìfún ìyá ẹlọ máa jájẹ yìí tí ẹ̀ nídi wọ́n mọ̀ tí ẹ̀ tó sọ́kà mí ò nídi ẹ̀mà ọmọ adúró ti mi ní àbíọ́ ìwọ̀n náà bá rẹ̀ ẹmà pè nínú ọmọ tó láìkì mi tó láìkì bí mi ṣùgbọ́n obìnrin ni ma nídi àti mẹ́sẹ́ ilé ma nǹkan nǹkan ẹ̀ẹ́lé kọ́mí <laughs> ok in tó fẹ́ sọ fún mi pé wọ́n náà fẹ́ ma bá lọ àbí a ma wà lọ bá sẹ́fẹ̀ títàn ibá ma rẹ̀ ní kèèkì ìjọsẹ̀ méjì lọ tániyẹ sa lukman ni sa benza wọ́n ti lé án skó benza orí ẹ̀ dàrú wọ́n ti lé yí skó sẹ́n tó se bá ń pẹ̀lọ́ ma rẹ̀ tọ́ ma fi padà wá di ẹn tí lọ rí ìgbà rú ni ọ wà láàrin mi àti náà tó bá sì pàmàrà ń jọ́nà lọ́hùn orí ni ó dì fún àbọ̀ mẹ́ láìláìlọ́lọ́ àwádìí àmbọ́ ní ìjẹjọ́ alákùnà hadhihi al-mas'ala anábi sallallahu wa sallallahu alaihi wasallam wọ́n lánú rẹ̀ wọ́n ẹ̀ẹ̀mejì ọdájú ẹnukun ẹ̀kan asàràyè ìtẹnukun ní jẹjọ anábi sallallahu alaihi wasallam wá di ìntọ́lọ̀ sọ́dáì Hamza wọ́n pa pẹ̀lú àdéhùn tí Mut'am sorry Jubair ibn Mut'im Jubair ibn Mut'im tó ṣe fún mọ́ọ́lá rẹ̀ wàṣíbùn harb wàṣíbùn harb tó bá ti lè pàmzà òkú olẹ̀rú èyí ò sàbúrú lọ́rọ̀ títí ẹ̀ jẹmẹ́ ẹ̀dí àmúlọ rí ayé ìgbé rọrùn àti kọ́ ọgbọ́ ẹn tí ń bọ́ ayé rẹ ẹgbọ́n tí àbáwí ni

ìsìlámù tó ló sígbà kí ló dí àmà torí wípé bó ṣe sọ́tán wọ́n dákẹ́ lórí rẹ̀ láti sánmà kó sì ní tàn nẹ́bí bukílọ̀ ṣe àdẹ́tùwùn lè sánmà tó sọ ọ̀gbọ́n nìbí orí bẹ̀rẹ̀ tó ti bẹ́ẹ̀ ara nìbí ọwà gbé ó sọ wọn sọ wípé àdífìnì

yóò wà ní wọn àwọn tí wọ́n sàṣẹ́lẹ̀ wípé àwọn máa ń jẹ àwọn èyó kí a sàṣẹ́lẹ̀ wọ́n sọ fún ànábì ó náà bẹ́nu wọn nítorí pé kò sí ní ẹni tó lè wà wájú yóò kírun lè wà sápò wájú kí lọ wá tó báyìí àbẹ̀yà àti wá rí ibi ọ̀nà ìwọ̀n ń sọ fún àpótí ọ̀bà sí tẹ̀má kíkì ó sí kí ni ó kíkì ó kú èyí tó ní wá sílẹ̀ ní ìlú الخاصة اللي في أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه فلوم أتي كان فيني أبو مريم السلولي من هذا الرجل الحنفي جماعة اظن جو يوافي ونوره عمر بن الخطاب كان وي كيني انتصل لاري أتي أبو لاري أتي أبي مريمين táà fi ń sọ wípé ara Umaru ògbé pípàtọ́ pàbọ̀dá rẹ̀ kó tó rí pórí àwọn nkẹ́kẹ́ tó so máa agbọ́rọ̀ sàlàyé nítorí wípé kèése Umaru nìkan ó ní Abu Maryam ti nǹkan sí jọna ṣùgbọ́n ìràgẹ́sẹ̀ alìsìlámù yẹ jùgbù ma kọ́bla nígbàmá ti lọ kéyò tó máa ṣe ìsìlámù ó ti lọ gbénu ìsìlámù ìsìlámù ó ti jẹ́ jẹma ẹnìkan rí tó jẹ́ pé òní bẹ́ndì ẹlọ́mọ pàmọ́ Afghanistan ẹlọ́pàá kìríkà lamẹ́ríkà ni ó ní ìgbèrè tó bá gbà sílámù lónìí èé só pọ méjì ní jẹ́ ọgbọmọ̀ ya wa bíntàn sọ fún ẹ̀pẹ́ ẹ̀ ń pa bàbá àti yà rẹ̀ rí ó tó bá gbà sílámù lónìí ọgbọmọ̀ ya wa ẹ wo bí àdánwò yẹn ṣe tó àwa táàjọ pàyà ara wa táàpàbàwára wa ìlàwà ń farawa lẹ́kùn ẹni tó pa bàbá tó pa ìyàwó àbúrò pálẹ́kù ọgbà ìsìlámù káwà sọ pé afẹ́ mẹ́rọ lọ sí ìpálẹ́kù àbúrò sílẹ̀ àmánà kò sí ibi dára wa ọ̀rọ̀ àtírí kò sí sọ láàrin ara wa ilẹ̀ àti àwọn olùmọ̀ búra wa kò sí sọ fún ọ kí wá ní ìjọmọ̀ yọ́n ní ìgbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Khattab tó bí umaru ìlànà olóbi zaid ta ni zaidu yẹn zaidu yẹn ẹ̀gbọ́n ló jẹ́ fún Umar ìsáàbùrò Umar ẹ̀gbọ́n ni kèwá sí ẹ̀gbọ́n tó sí ẹ̀gbọ́n jìnnà jìnnà ni sábà pé bàbá lọ pa wọ́n pọ̀ ìyá ò pa wọ́n pọ̀ ẹ máa wo bí a ti fi ẹgbẹ̀rún síra wá o láwà yóò di òní bàbá lọ pa wọ́n pọ̀ àbí ìyá ò pa wọ́n sí ara rẹ̀ ní Umaru ti ń kọ́ mẹ́ntọ́ umaru oní zaidu umaru wá nífẹ̀ẹ́ rẹ̀ pín ìgbọ́rọ̀kalẹ̀ rẹ̀ gẹ̀ẹ́n tí umaru kọ́nà bí ìgbà tí wọ́n sọ pé ẹn tó rẹ̀ èèyàn rẹ̀ wàhálà tó sì tẹ̀lẹ̀ tí wọ́n fi pàṣẹ wọ́n pa ní yàmáma gọ́sọ́tù yàmáma musailima adhab látòjú ayé ànábì sallallahu alaihi wasallam ní ti ń pariwo pé ọlọ́run ti so náà di ànábì ìtàyẹ ogún ìgbà tí wà láàrin ọwà ní agbára sí ọlọ́run jọ àmọ́ kíyèsí wa wọ́n lọ́yìn tó ìtọ́ ọ̀sẹ́ ìṣọ́rẹ̀ ẹni tí ń bẹ́ ń di bí ọ̀rọ̀ Musailima bó ṣe gbalé gbogbo ẹn tí ń bẹ́ ń di rẹ̀ ẹn tó bá nàbí jẹ tó bá nàbí mọ́nà tó ń jẹ́ Musailima ń pa ọgbọ́rọ́ tí ń pa ọ̀rẹ́ ni tí ó jẹ́rìí rẹ̀ ẹni tó wá jẹ́rìí rẹ̀ jọ Hanifa nígbàtí gbogbo wọn wá ń gbà sílámù wọn gbà sílámù lápapọ̀ ló bá gbogbo Mẹ́dínà ní ìrètí àti kí nínú ọ̀pọ̀ ẹ̀sìn lọ́bá jọ wọ́pọ̀ kọ́ ara àmẹ́bì nira máa lọ sọ́dọ̀ ìgbà yìí olórí àwọn ìkúra ní nǹkan pa nílẹ̀ nínú bẹ́ẹ̀ mọ̀ ìgbà ìgbàgbẹ́sì nǹkan ti ìgbàfà ìbẹ̀rù ọlọ́run wa mú dúdú kí ló di àmà abẹ́bìnrin Umar sọ wípé كان الرجال ابن عنقوة في الخشوع ولزوم القرآن والخير مما نرى في شيء عجيب تابان قابل كي يقول ما قرآن كتا كي يبقى الله كده أدو أقول عليها كما هنسين ينتبه آه تين بلد الرجال أواغان ما وراوا كويسين تامولو دولون لواسين مولي tí irú ìsìlámù yìí láti fi ọlọ́run nígbẹ́ nìkan ní tíra wà báyìí kò lórúkọ lọ́sẹ̀ kò lálẹ́ kèwókè ìbẹ̀rù ọlọ́run ní gbogbo wà bí ó fún ilé sí yóò ṣe ganga ṣùgbọ́n àṣírí tú ìbìlò tú sí jẹ́ àmìn agbárí rọ́fì ibn fùdẹ́yìí fún ibn fùdẹ́yìí ní àwọn ìjókòó gọ́ọ̀mù sásán sásán gúrú bàjú àbí ìwájáde sáwọn وفي هؤلاء النفر رجل من آل àwọn kọ̀tísìn bẹ̀lọ́ ọ̀kan yìí ọmọ ẹ̀nà kẹsì wà láàrin wọn kìí ṣe kọ́ tí àwọn rọ́kìlà ń dìdò dúkọ bí wọ́n tó fẹ́ràn sí alìkọ̀ ní mọ́sálásí rọ́fì ní ògbógbó tàùkìdù ní bára bí òfin tàùkìdù sí òsì lọ́nà ọ̀rọ̀ rẹ̀ kó tó máa kẹpa mọ́rọ̀ dájúdájú ń bẹnu ní ọkùnrin kan bírísùwú ti náàrí àzọ́mù ní ìjábá lè tó lè dé èrì jí rẹ̀ kíláì ibi tí èyí ti fẹ̀ ẹyọ kan rẹ̀ tí a bá yọ ibi tọ́lọ̀ wọn bíúdì ìyàfúdé kó lè gbádùn ìyàwó nígbà ọba wọná ìgbèrí kìkẹ́ tí èyí so mẹ́yìn ẹyọ kọ̀ọ̀kan rí ó jù òkè wúdù lọ ẹwà ọgbẹ́ ní ó sì tó ẹlúwà bàrọ́ fi wọ́n fi bọ́ wọn wọ́n àwọn pé agbọ́pọ̀kẹ́ ìṣẹ́ kọ̀ wà ṣùgbọ́n wọn kọ̀ tánàbí lójúkọ̀ àwọn olè ah, jíyàn sí tánàbí bá ń sọ ọ̀ràn rẹ̀ fanavọ́tù fìlìkọ́ù bọ́bá ogun àwọn èèyàn fẹ́ ìdàbí àbí ìhùrọ̀ ìrọ̀ta àbúrò ìrọ̀ mẹ́jọ́kùn wa ubai olórin tẹ́ kwan kúrà ní bai mẹ́jọkó arwa addausi in mẹ́jọkó tufail ibn amur addausi in mẹ́jọkó wa rajaj ibn rumfuwa ṣùgbọ́n náà tó ń kàlùkọ́ ọ̀gbẹ̀ tí èkúrò ti tẹ̀rẹ̀ ní fanfa nítorí pé tí wọ́n bá láwọn èèyàn dà àwọn èèyàn náà táwọn wá sọ̀rọ̀ ẹ̀ntí wèyí ọ̀rọ̀ ẹ̀wọ́ nígbà Musailima bẹ̀rẹ̀ ìkéde tí ń kéde yìí after àgbàtàn sáàmù kékeré o sọ́pàkúdà tí wà láti dé rọ̀jáàlù kúò ní Mẹ́dínà ó padà sí ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ ní Nàìjíríà ní ọ̀dọ̀ ọgbà ní Hanifa wọ́n ti Musailima sọ́dọ̀ sọ́dọ̀ sí wà láàrùn tó bá fẹ́ dà ápùn ọ wà ní mọ́wọ̀lù èmi ti kọ́ pa Islam mọ́ mọ́ bí a ṣe máa ti dáwà wà chéńjì ọpọlọ àwọn èèyàn láàrùn bá ń gbà sílẹ̀ wípé àwọn oòrùn àwọn mùsùlùmí nítorí pé àwọn ni wọn ò gbà pé mùsẹ́ ilímọ̀ annabi jama'a gbogbo wọ́n tọ́rọ sàmàdíà tí ń parọ́ fún ọ tó bá ti ń sàmàdíà pẹ̀lú àkídà yí pé ìgbẹ̀yìn ànẹ́bì ìgbẹ̀yìn àwọn ànẹ́bì kìí sàmìlì sallallahu gula mamadu ni irú orí ọ̀sànfà ní láwẹ̀ ní ìsáàsìkìlá àmàdíà ní yá ṣe ní tí yá ṣe ní pé wọ́n fi rán mùsùlùmí wọ́n sì gbà pé ànẹ́bì kọ́ ní ìgbẹ̀yìn àwọn òjíṣẹ́ ìyùn kẹrẹnú ìyùn ló bí gbogbo àwọn àkídà wọn gulamamadu ọ̀tọ̀lọ̀rọ̀ tí ẹ̀ jẹ́mọ́ àwọn àpẹẹrẹ kan bẹ táàbùkátà sí láti máa lè máàkì àwọn ọ̀ràn tí ṣe ìtọ́ bá ń dé bọ̀ ìsìláàmù lálá ń ṣe yìí níbo lẹ̀ sí ti wá amabẹ̀ ó wù jáde maka wọ́n bí maka ọlọ́ọ̀dà bá ń bó ní madina nígbàtí àkú ẹgbọ́ tẹ̀bí ìgùjọ níbo lẹ́tọ̀ọ̀tà sí Pakistan lọ́pàá tó jẹ́ pé ò lè máa jì ìṣe ọkọ̀lọ̀ Pakistan ó irú ẹ̀sì kan fẹ́ ṣe yóò túnmọ̀ yí ọba wọn ìjọ ń bẹ̀rẹ̀ ìfò á ní níbo ló ti wù ó wù mí sọ́rọ̀ ó ti mọ̀ irú ẹ̀sì kan fẹ́ ṣe yóò ti bí ẹ̀rẹ́ra nígbàtí wọ́n gbèsù fíyàrù ní ìsìn ọkọ̀rí sí Senegal àwọn èèyàn ó lò lọ́bàá ìkòrísẹ́wájì yọ́sẹ̀ wájí sẹ̀nìgà ẹ́ẹ̀kì máa mọ́ pé àà táwọn àgbàlagbà bá ń kí ọlọ́mọ́dé àgbésà ara wà kọjá mọ́sálásí àdúrà ńlá ni ó ìwọ̀dí mọ́sálá àrọ̀ mọ́ndé ọwá gbẹ̀rọ sọ́fíìsì gómìnà sí yìí lọ́rọ̀gbẹ̀ wà láàrin ilẹ̀ fóòmí ó àti gómìnà ah! jẹ́ ń bẹ́ ohun kọ́dà kọ̀mọ́jẹ̀ pé forthcoming election bọ́ ní bàbá tí ń bá 4 plus 4 kí lọ́gbẹ̀ mọ́sálà bá jama'a nígbà tátàrà tún náà wọnú islamu àmọ́ bí ó ti bẹ̀rẹ̀ ilẹ̀ Yorùbá níbo lọ wá jọmọ́ bí ẹ ti bíẹ́sìn níbo lọ jọmọ́ bí ẹ ti wò tí n kẹkẹ bá wá wọ́n bí ẹ ti bíẹ́sìn àbí bí ẹ ti wò àwọn èèyàn wà dídì ogun orídì ogun ṣùgbọ́n lọ́wọ́ ta wà yìí ní ìṣẹ́mọ́ tó ń tó sọ tí ìrìnbá ti fún ẹ̀nà náà lòbí kẹ́ẹ̀kì pé ohun ọ̀gbọ̀n mú òkèrè pé wọ́n ń bu òṣùpá àyàjà kọ́mọ̀tọ̀rọ̀ ní gúnmọ̀ hmm, ọkùnfẹ́ bó ojú ara ilẹ̀ ràdá ni ẹni ọgbọ́n láyé lè sí wọ́n dà láàmù ẹni ọgbọ́n sẹ́ wọ́n láyé wọ́n dà láàmù nígbà wà láyé dé jẹ́mọ́ kẹ́ẹ̀lẹ́ mọ́ ọ̀sẹ́ táwọn mùsẹ́ ìlímà tí a ti fi ìsìláàmù kẹwàá lè wọ́n sẹ́tìrọ̀ jálù fi sí ẹ̀sìn ọlọ́run nígbọ́ tí ó dìde pé ogun yá wọ́n ń kara wọn lé ní èjì wọ́n sì jẹ́ 100,000 wọ́n fẹ́ fèsì àwọn mùsùlùmí ah, àbákẹ́ ní àléwò kí ní ìran wọ́n sá ń kọ́ àwọn mùsùlùmí jọ mùsùlùmí jọ ní ọ́tẹ́lẹ̀ o gbogbo ẹ̀tí mùsùlùmí mọ̀ fọ́ yìí ìrìtẹ́dù wọ́n padà 100,000 nígbọ́n náà lọ́wọ́ wọ́n sáà sáà sáà ikú mọ́ ọ̀tún ọbẹ̀ bóòsì wọ́n sa 21 rúkìá 21,000 ẹwọ májì àti ọkù títí náà lánìṣẹ́ ní gbogbo orílẹ̀ ọlọ́run pátángọ́nà lọ́run kọ̀ọ̀sẹ́ kú mọ́sálásí mọ́ lórílẹ̀ ọlọ́run ju mẹ́rin lọ ti Jerusalem mọ́sálásí Maka mọ́sálásí Madina àti mọ́sálásí ìbàdí Muawiya gbogbo sì náà sẹ́yìn kí sì mú fẹ́rìlà wọ́n ṣe pẹ̀lú ṣe bí la ilaha illallah ṣe bí rọ̀já lù ẹ̀mà tẹ́ ń tó ayà fún ẹnu wípé ọlọ́run sọ fánà pé hud min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha wa salli alayhim ìrẹ́ ànábì máa gbà ní dúkìá wọn èyí tí mo ní ọgbà kọjẹ́ ìtìlẹ̀ ọlọ́run tó bá ti ń bàtán tí ń jẹ́ zaka máa tàdúwà fún wá wo bí ó ṣe nípo òkúta gáhùn wọ́n ẹ̀dàkùn tààlà àfà àwọn tí ń tú kùránì fan àwọn ọ̀rọ̀ jálù ìyẹn lọ sí jẹun jẹmọ́ sọ́wọ́ yàtọ̀ sí tí ń sẹ ìràwùjọ wa náà níjọ owó ni ẹmọ́ fi sí ìjọ mọ́ sẹ máa tí a nínú gbàtí àwọn sọkòtò kéyìn náà ni àwọn sí ìtìlẹ̀ fún mọ́dímọ́ fi ń jẹun òǹgbé family a ń bọ́ ọmọ bí wú tó yàwó àtọyúnú

lé àbí òdálà dí ṣe mùsùlùmí yàwó lọ́wọ́ kèfèrí ẹbí dúkìá wa gan náà ní bẹ̀rẹ̀ wọ́n kèfèrí tẹ́lẹ̀ ọ̀rẹ́ dì bóò làbá ìjẹ́ kèfèrí kò jẹ́ kèfèrí kèfèrí sí <laughs> ibi sí bí mú kọ́ bóná irọ́ irọ́ ọwọ́ ni ó kìbọnú ẹ jẹmọ́ ìbọ̀sẹ̀tẹ̀ náà rẹ̀ o níjọ́ náà lọ́n ebi ń bẹ́nú ẹ̀yìn tẹ́ ẹjúkú ìtẹ́ ìwó mi wó pé èwo wà láti agan ọlọ́run ṣe nǹkan ní ìkú dé náà fún ọ̀nà nǹkan ní ìwòlódé fàmádá bá dà láhàkì ìlàkùnrà ọlọ́run nílẹ̀ yìí òdodo béèyàn bá ti dáná àbòjì ó dèrò lórùn béèyàn bá ti dáná ayó ó ti kọ́lẹ́tà sí bí bọ́ bá ti dáná ìrẹ̀ǹgbẹ́ ó ti kọ́lẹ́tà sí ìgbẹ́ bọ́ bá ti dáná ẹ̀rin ó ti sílẹ̀kùnfẹ́ jálù nígbà wọn tún kan sí òdìkejì ẹwọ́n bá yẹn ṣe lọ jẹmọ́ ó ti dá wa lójú pé tóòtọ́ ẹ̀yìn tẹ́ ìṣẹ́gbẹ́ ẹ́pọ̀jù àwọn ta ní intanẹ̀bí sí lámà sí ẹ́pọ̀jù àwọn àpẹẹrẹ náà ni ìwọ́n tó rìn káàkì tó ń pè lẹ́sẹ̀ àmẹ́bì lẹ́ẹ̀tì máa pọ̀ sí ẹ̀dàkùn nígbàtí a fẹ́ wú ìsìlámù tánàbí mú wá mùsáìlìmù nídò síjò èèyàn mẹ́rin ló kó sẹ́yìn 100,000 àwọn tí wọ́n jọba nàbí jẹ́ tí jọba nàbí mu tí wọ́n fojú iná ìmọ̀ye nǹkan mélòó lọ́wọ́ á kú ìgbọ́nà lọ́wọ́ 21,000 ní a lè kí kọ́ lọ fèsì 100,000 obìnrin wà níbi jẹ́máà pé wọ́n wá lọ bú ìzẹ́ìlú òun lọ́wọ́ agbérọ́ yà kí láà ń flag ẹ̀sìn wa o ní olórí pé nǹkan kò ní sí islam nínú sẹ́sí jọ́nà lọ́n tó bá ti di ewó tí láti ewó tí wọ́n rẹ̀ nìkan gbà mọ́ ọjà jẹwánu àjẹjà ní olóṣẹ́ àgbàmọ̀ jọ́nà lọ́n nígbà tí ó tó táìmù kan pípọ̀ wọn yẹn wọ́n wọ inú ogun láàrin àwọn mùsùlùmí ń pàwọn èèyàn dá ilẹ̀ lọ bẹ́ẹ̀ ni kú se fọ́nà ah zaidu ni allahumma inni a'tadiru ilayk ọlọ́wọ́ bá mi ṣe ní jẹ́jẹ́ ní ti rọrẹ ashabi àwọn tí wọ́n hàn ah ọlọ́n dákùn èmi ọ̀họ́ o wà ábúrọ̀wù ilayk mimma ja'a bihi musaylima ní tí musaylima ń pẹ́lá rẹ̀ ọlọ́wọ́ bá ń bá lọ́wọ́ sí o iná ló jẹ́ kí n láyà báyìí kí n wá bí ilé ni ṣùgbọ́n láti ìsin lọ wà láì ní bẹ́ẹ̀ àbí kí lọ pàdé ìwọ̀ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀rí tí mú lọ pé ìkó lè yà nìyà bí o lẹ́yìn àtọ́lọ́dá orí ìjà iná wà tí rí àkìtí ṣe fàhájámà àléyà Abu as-Saluli ìjàmbọ̀nù bí Abu Maryam ti bẹ́ẹ̀ nínú àwọn tánàbí kọ́nkúrà ní kínú ànàbí máa tó pé àà mo dúpẹ́ ọlọ́run àà iṣẹ́ àti orílẹ̀ sálímù jẹ́kan kí lẹ̀rí wa tó lọ bábílá bí Umar wípé ìfẹ́ tó ní sí ọmọ rẹ̀ tí ń jẹ́ sálímù ò ti pọ̀ jù òtọ́ sí kìí sọ́rọ̀ ní o in tó sì máa ń fa nǹkan máa ń bífẹ̀ tí wọ́n bá mú Umaru bímọ tọ́pọ̀ tí wọ́n bá mú gbogbo ọmọ Umaru pátá látọ̀kèdélẹ̀ Abdullah bin Umar kò fi nǹkan kan kàṣe bàbá rẹ̀ Abdullah bin Umar náà bí máa pọ̀ tí a bá ti ra gbọ́ wọ́n lẹ̀ Sálímù náà fi ẹ̀kẹta sí rẹ̀ kí wọ́n sọ jọ́nà lọ́wọ́ wípé yẹ̀lú múnà ní tí Sálímù wà àlùmọ́hùn ẹ ń bá nítorí ìfẹ́ tí mo ní Sálímù owó máa bú mi èmi náà rẹ́dí àti fún lésí o bá ṣe bí n bá rẹ̀ tó lọ́wọ́ máa bú mi lórí ìfẹ̀ tí mo nífẹ́ ọmọ mi sáálímù ah, ah, ń fún sí o kọ́dẹ̀ tí ẹ̀jẹ́ mọ́ fún lé sí láti ìfẹ́ gan wà jí ní dátù báyínàlẹ̀ àìní wà láàáńtì sáálímù ẹ lọ wo awọ tí ń bẹ láàrin ojú mi méjèèjì mọ́ bí mú ń bì tó bá ti yàtọ̀ sí tiẹ̀ tí n bá tún nífẹ́ lẹ́yìn ìgbà náà ẹ̀tìtàrí mi mú pé mi ìṣe èèyàn rí ó mọ̀ ń jọ ní ilé kọ̀tún ara mímọ̀ ẹwọ bàbá rẹ̀ sáàlìmù yìí abúlábùnúwòrò wọn sọ báwọn ẹ̀rìnfẹ́ most common ní sáàlìmù ó níbi sàmẹ́tù sáàlìmà lè sáàlìmì maula àbí ìfẹ̀dẹ̀ ifá torí bàbá ń kúrà ní mọ́fẹ́ kọmọ̀ nínú ọ̀yá báwọn wà nílé kọ̀rọ̀ ọba àti torí wípé ìdí ìgbẹ́lẹ̀ ni àti ẹ̀ bàbá sáàlìmì ọmọ

láti gbé àti ogun lọ ó ṣe díẹ̀ sáré wà bú ẹni o ní ọlọ́run ní jẹ́ ọjẹ́ wípé ara mi ọ̀dọ̀ mi ìlọ̀ tó gbàlẹ̀ sọ́rọ̀ tí ó bà yáà rí bẹ́ẹ̀ ìfẹ̀mí ní bí ni ogun tó gbóná sí ìgbẹ́jọ́ náà fà kókò sáájú ní wọ́n ní kí náà jọkùn ní jọkùn ní ohun ní sá gbogbo sọ́mọ́gbà wọ́n pa olórí àwa mùsùlùmí nínú ọ̀pọ̀ kan àwọn olórí wa lórí àákàkùrà ní àwọn hafọ́tùl Kùránì àwọn Kùránì tí wọ́n jẹ́ àgbààgbà àfà ilé ìlú alìkọ̀bá ìlọ ilé ìlú alìkọ̀bá ìlọ nínú àwọn sọ̀hábà torí tàà bá ti jagun ìtàwọn èèyàn kò sí ẹni tí ń kọ́ lẹ́yìn tí ó bá sàrámù ń pẹ̀lú ní àbúdà jana bí ìdìn láì tààrà gí láti dúró bí ìdìn láì tààrà ṣàlọ̀ pẹ̀lú àdé ìbáṣe tó bá jíjọ mẹ́jọ bí àwọn olùmìnà rahman sí mùsùlùmí ìfẹ́ àdé ìfúkúbà ibi tá ń bọ̀ ní agbára àti ká lè mọ́rú tọ́ka umar tí a náà wọ́n ti ń pèjá mẹ́ o káwa lè mọ́rú ayè mọ́rú ọ̀ràn tí àmúríyá ọlọ́run ti foríjì o àìmọ́ bí ọ̀ràn ṣe tó ń dọ́nà kó tẹ̀lé pé àforíjì ó dé ìlàfíníkà tó so àlàmárì gbésàlẹ̀ ètò káwa béèrè lọ́wọ́ gbogbo wa tẹ́ ẹ bá ní ìsìláàmù lẹ́ẹ̀mà ìtẹ̀rọrìsìmù ti sọ́dọ̀ rẹ̀ níbo nìkẹ̀wà o ìkẹ̀dá o níbo nìkẹ̀wà o ọlọ́run sí ajẹjẹ ọlọ́run bá wà lò pẹ̀lú kẹrẹ o mọ́bí bínú rẹ̀ bá wà lò ọlọ́run dákùn ìlú ìmẹ́jì ọ̀dárù gbogbo ọ̀tẹ́ ń darí rẹ̀ bá ní súnmọ́ rẹ̀ fẹ́ lò nígbọ̀ ọ̀gbọ́dí tán gẹbùsù wọ́n kàdínà sàásánlám èyí tó fẹ́ lò àwa fún gbogbo wa ó ti mọ̀ èyí tó fẹ́ lò mìíràn fún ó ti mọ̀ ibi ó kàrùkú bá ti bára rẹ̀ tó sẹ́sì jẹ́ àyè ìyọ̀nú ọlọ́run tó sàmọ̀ ẹbọ mẹ́rin rẹ̀ ṣùgbọ́n ẹgbẹ̀rọ à ń sọ àtúntàn sọ fúnra ayé ní kọ́ ló ń kàlùkú wípé in tí wọ́n máa ń mú lọ àlèkè àmà jọ máa wà lápò rẹ̀ gbogbo gbà wọ́n fẹ́ sùn jọ wà bí aṣọ ìbúra kó o gbò mára ayé ọ̀rọ̀ gbọ́ ọjà kéyìn ọmọ fi ní ìtùbá kò sí wà láà àwọn jẹmọ́rin tá ń sọ yìí ibi bí láti gbọ́n sọ́rọ̀ ní wa náà lọ́wọ́ tá a wà yìí ní tí ó lè láì mọ́yẹ mọ́sálásí wa tí wọ́n wọ́n ń ni jímà tí a ti lé wọn gbogbo lọ́ájì wọ́n wá ń wọ́ padà báyìí wọ́n wọ́ padà ebé ni àti iná rẹ̀ ṣùgbọ́n àmà bẹ̀lọ́n tó ló wà fún ìrọ̀nà rẹ̀ a ti gbọ́dọ̀ sáré ju bó ṣe yẹ lọ ká sọ wípé nǹkan ti bàjẹ́ bó ṣe yẹ lọ nọ́nàmọ́nà bá ṣe máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ náà nì títí àná òsì èdè táyì kó bẹ ẹni ó tún bọ́ bẹ òòjọ̀kọ́ bẹ̀rẹ̀ òòjọ̀kọ́ bàjẹ́ òlèyàn dúró òjò ẹnìkan kó sì dàrú ẹnìkan kọ́ bàjẹ́ ẹnìkan náà ò lè tún sí i ìjà jẹjẹ gbogbo tí ìbẹ̀lẹ́bẹ̀ ń kọ̀ọ̀kan wa láàrin ilé mọ́sálásí láàrin kó sọ́ọ̀tì ọlọ́run wa láàrin gbogbo àti ìfẹ́ lọ wọ́n fi wálẹ̀ ọ̀ níbi àtẹ́sì rẹ̀ lùwà fún ìyọ̀nà rẹ̀ wọ́n lè wà fún ìgbìnà rẹ̀ méjì kí lè ọ̀dárù dákùn náà wà méjì kí lè ọ̀dárù tí ọba wa dárù méjì aláàmọ́lẹ̀ kọ̀ọ̀kan wa méjì ọ̀dádárù nínú ìlú gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n dárù wọ́n sì rò wípé àwọn láwùjọ àyè tí ó kó olú iná jẹ tí ń wò wípé ebá wọn àwọn tí ń sọ pé káwọn máa fi òmúrọ́ àwọn kan àwọn خلق الخلق لعبادته وطاعته أحمده وأجدله وأشكر نعمه غيرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي ثوب أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا لجميع خلقه بل وصيته للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت تضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام إن الله سبحانه وتعالى ذو رحمة واسعة وقد ذكر لنا أن رحمته وسعت كل شيء كيف لا وقد خلق مئة رحمة وأنزل منها رحمة واحدة بها نتراحم وبها تتراحم جواب أمة الإسلام واعلموا أن الله سبحانه وتعالى من عفوه ومن لطفه بنا أن أرسل إلينا رسول الرحمة رسول التوبة الذي كان صدره واسعا يصبر على الأذى ويتحمل الناس صلوات ربي وسلامه عليه أمة الإسلام استشكل بعض الناس وأشكل عليهم أمر عظيم ما ذلك قول نبيكم نبي الرحمة في من قتل عمه حمزة ابن المطلب رضي الله تعالى عنه وأرضاه ألا وهو وحشي ابن حرب الحبشي رضي الله تعالى عنه وأرضاه لما قتل حمزة وفر إلى الطائف وجاء وفد الطائف يسلمون أسلموا ثم قرر وحشي أن يفر إلى الشام أو إلى اليمن فجاءوا خبر أن رسول الله صلى الله عليه وسلم حكمه بالمدينة حكمه لمن جاءه مسلما أن الإسلام قد جب أو يجب ما قبله بهذا أجمل أمره وقرر حتى قطع فيافيا وتوجه إلى المدينة وأعلن إسلامه بين يدي رسول الله صلى الله عليه وسلم وبعد أن أسلم أمر صلى الله عليه وسلم يحدثه عن كيف كيف قتل عمه حمزة فحدث الرسول صلى الله عليه وسلم بهذا ثم تكبد وتعصر قلب رسول الله صلى الله عليه وسلم تعلما فقال له إن استطعت أن تغيب عني وجهك لا أراك وكان وحي يفعل هذا فقال بعض الناس إذا كان نبيكم نبي الرحمة كيف يقول مثل هذه المقالة المقالة الفظيعة الغليظة عندهم لمثل هذا الرجل وقد أسلم وهو من أمته وجماعته فقلنا له نضيف إلى هذا حتى نجمع بينهما ما حدث لأمير المؤمنين بن الخطاب رضي الله تعالى عنه في قصة أخيه لأبيه وهو أسن من عمر بن الخطاب رضي الله تعالى عنه وارضاه من ذلكم ألا وهو زيد ابن الخطاب رضي الله تعالى عنه أرضاه الشهيد رضي الله تعالى عنه وأرضاه بارك الله لكم في القرآن والسنة ورفع الله إياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام ما ظنكم بأمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه فتح الله سبحانه وتعالى على يديه فتوحات عديدة وبدأ يوزع الخيرات بالعدل بين المسلمين وينال كل منهم خيرا ويفرح بذلك وبينما هو يوزع هذه الخيرات جاءه قاتل زيد بن الخطاب وقد حدث هذا في موقعة اليمامة بعد أن أن ادعى مسيلمة الكذاب أنه قد أشركه الرحمن مع رسولنا في النبوءة فهذا أمر عظيم وهذا شيء عظيم وحدث هذا بين وفاة رسول الله صلى الله عليه وسلم أمة الإسلام توفي رسول الله صلى الله عليه وسلم وهذه الفتنة قد ولدت وبعد ذلك تولى الخلافة أبو بكر سير رسول الله صلى الله عليه وسلم أبو أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها فجمع جيشا للدفاع والذب عن سنة رسول عن دين الله وعن سنة رسول الله صلى الله عليه وسلم حتى بلغ عددهم 21 ألفا 21 ألف أما المسيلمة وقومه بلغ عددهم مئة ألف فلما التقى الجمعان حمي الوحيد بين المسلمين والمرتدين حتى جرى بينهم قتال عظيم وكان حامل راية المسلمين يومئذ زيد وكان حامل راية المسلمين يومئذ زيد ابن الخطاب رضي الله تعالى عنه وأرضاه وما زال يقاتل حتى استشهد في الله من هنا نقف ونستمر في الخطوة القادمة إن كان في الأمور بقية نسأل الله الرحمن أن يجعلكم وإيانا ممن يستمعون القول ويتبعون أحسنه اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا ارفع راية الدين اللهم ربنا ارفع راية الدين اللهم ربنا خذ زمامة وقيادة هذه الدولة لعبادك المتقين لأوليائك ولأشقيائك المؤمنين يا أرحم الراحمين اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه أوليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه أدائك يا أرحم الراحمين اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى الملائكة وحدث بكم قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما صلوا على نبيكم الصادق المسجود القائل في مقلة سيئة ثابتة من صلى علي صلاة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الانبياء خليل الرحمن نبي الرحمه نبي التوبه اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى اهله واصحابه وسلم تسليما